الحمد لله وكفى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أتروا عليكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم أولي تابي شغوانين تني خطبة وتني òun náà ni ọ̀rọ̀ ní sókí nípa àwọn àlámọ̀rí tó ń bọ̀ yìí àkọ́kọ́ ní kákẹ̀sọ díẹ̀ nípa ọlá tí ń bẹ fún àwọn mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù vilhijjá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ọjọ́ àràfá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọjọ́ eid àti àwọn àyàmù tashrik àwọn ọjọ́ mẹ́ta tó ni àwọn ìgbaníníyànjú kọ̀ọ̀kan fún àwọn alálàájí wa àwọn ìgbìyànjú ẹlẹ́ka máa gbà àwọn alálàájí wa

ọlọ́dí ń tọrọ fún yín tọrọ lọ́wọ́ yín kẹmọ fún mi lówó wà máa orí dọ́ ayò tẹ̀rìmọ́n yín sì gbà kan ní ẹfún mi ló ń jẹ ìdí ni wípé Ọlọ́run bá subhanahu wa ta'ala dídá tó dáwà sáyé ó dáwà nítorí ìdí kan tó lágbára ní òun náà nìkan mọ̀ jọ́sìn fún Ọlọ́run bá subhanahu wa ta'ala nínú àwọn àsìkò tí ìjọ́sìn fún Ọlọ́run bá subhanahu wa ta'ala tó wá fi ní oore jù tó fi lágbára jù tí ìbẹ̀rẹ̀ oṣù òdìlhijjá ilé ìtí gbogbo wa tọ́lọ ń jẹ́ kó sí ojú ẹ̀mí wa àwọn kan wà tájọ wà ní oṣù lọ́dún tó kọjá àmọ́ wọn ò sí ní oṣù yìí má sí wọn sí láyé má lásìkò tá yìí àmì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó ti sọ́nu Qur'an ọlọ́run múra ọlọ́run ni na ashir wà ṣáfẹ́ wàlúwàtẹ̀ àwọn àfáà ń sàlàyé pé kódà Ibn Jarir àtọ́bari wọ́n gba ìgbà wá wípé ẹnu àfáà kó wípé làyàrí làásùrù tán sọ bí yíò àwọn oṣù mẹ́wàá àwọn ọjọ́ mẹ́wàá rẹ̀lẹ́hìjá ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó kó òwú àtọ̀sán sínú kámọ́rò bí wọ́n sọ pé ìpè wọn làyàrí làásùrù ó kó làyàrí sínú ó dẹ̀kun náà hàm sí inú àti ọ̀sán àtòrú ọ̀yẹ̀ ká mójútó ìmáṣe ìbádà tó lágbára nínú oṣù muhammad sallallahu alaihi wasallam ó wá wá gẹ́gbẹ́ sọ níbi àdífì ibn abbas radiyallahu anhuma oní ànẹ́gbà muhammad sallallahu alaihi wasallam sọ wípé ma min ayyamin العمل الصالح فيهن أحب إلى الله فيه أحب إلى الله من هذه الأيام العشر ànábì ní kò sí ijọ́ kan tí àwọn sí olóore tó ní tí ọlọ́ba ma nífẹ̀ẹ́ sí jùlọ ju àwọn ọjọ́ mẹ́wàá mẹ́wàá lè ta gbára wa nínú ìmọ̀ jagun sójú ọ̀nà ọlọ́ọ̀bá wọn kọ́ tí wọ́n lágbára jùlọ ní faqal wala jihad fi sabilillah adẹ́bìnrin kó dá jihad fi sabilillah kò tún lóore tó Allahu akbar illa rajulun kharaja bi nafsihi wa malihi falam yarji min dhalika shay'un èyí tó lè lágbára ẹni tó bá lọ jagun sójú ọ̀nà ọlọ́ọ̀bá tó lè fi lágbára ju èyí tó bá ṣe lọ sójú ọ̀nà ọlọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn tààlà ó jáde pẹ̀lú ẹ̀mí rẹ̀ ó jáde pẹ̀lú dúkìá rẹ̀ wà padà wálé pẹ̀lú kankan gbogbo rẹ̀ ilé láti lè ní olórí ju mẹ́wàá ìlọ hadithi ó jẹ́ kó rinlẹ̀ fún wa ó jẹ́ kó clear pé àwọn mẹ́wàá táwa yìí wàláhì àwọn mẹ́wàá táwa ìbàdá ti bẹ̀ tó lórí ni tó ní agbára ni kí ló wá kù ṣe tó wá kù ní pé káwọn ohun ìbàdá àti fúnra wa káwọn kí ló wà bẹ̀rẹ̀ yìí ìmìfẹ́ saláìlẹ̀ ńlá 12 million ìmìfẹ́ sa kún fáyà kún kìíní kan mo fẹ́ sa kíní kan kìíní kan wọ́n ti ní sí olórí lágbára ń bí kódà inú mẹ́wàá gbọ̀ ìbẹ̀rẹ̀ yìí ìmìfẹ́ wọlé alúwà mo fẹ́ ṣe ìbàdá gan mo fẹ́ kọ́lọ̀ gan mọ́ ara o eléyìí ò sí o àwọn ìbàdá àti tàti ń ṣe tẹ́lẹ̀ náà ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó rọrùn ni wọn ò 12 million kí ló dé ó gbà sọ́nà mọ́lọ́ ọba lọ́wọ́ ni kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́lọ́ èyí tó wà ní wípé ká ṣe tàhílì lóòótọ́ ní ìbẹnu súnà ìbẹnu ní ẹ̀sìn ọlọ́ọ̀bá káwílá ilaha illallah ká ṣe subhanallah ká ṣe alhamdulillah ká ṣe allahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ìkọjá àlà níwàwé tán rí láwùjọ wa ìwé àwọn kọjá eléyìí ti tó láti ṣàlàyé ọlá ti ń bẹ fún àwọn mẹ́wàá yìí nínú ẹ̀wá ní hadith anabi muhammad sallallahu alaihi wasallam nípa ọjọ́ àràfà anabi sọgbé sallallahu alaihi wasallam wípé kò sí ìjọ kan tó ṣe pọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí ìjọsìn lọ nínú ọmẹ́wàá yóò tó ju ọ̀kínà ọjọ́ àràfà lọ so ọjọ́ àràfà ó jẹ́ ẹjọ́ tó ṣe pé àbí kò sí ìjọ kan tó ṣe pé èyí ò ronú pé kọ́lọ̀ ọba kó tú okùn iná kò jù tọ́lọ́ba máa ń tú okùn iná kò lọ́rùn àwọn òun náà ní pé kí ni o kéèyàn gba àwọn ẹjọ́ àràfá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìbàdá àti tó bá wà ń bẹ́ẹ̀ so ọ̀rọ̀ Ibn Uthaymeen rahimahullahu ta'ala wọ́n sọ kíní kan wọ́n ní wọ́n ní ikhwani al-muslimin an yukthiru fi ashri lil hijja min al-a'mal salihah bàbá ní mo ń gba àwọn ọmọ nínú ẹ̀sìn Islam mo ń gba inéyànjú ń pé pọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe ìbádà ní àwọn mẹ́wàá oṣù ta wà àwọn sí olóore ẹkùn nínú rẹ̀ ka qira'atil Qur'an ẹ máa ka Qur'an wa dhikr ẹ máa ṣe adh-dhikr adh-dhikr kìí ṣe dhikrul anfas adh-dhikr kìí ṣe sáwí adh-dhikr kìí ṣe kùmúrá adh-dhikr kìí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí káwọn pàgbó hó hó ha ha ká máa fò sókè ká máa lágbó yẹ kọ́ ní pé ní adh-dhikr abadan kò lè jẹ́ adh-dhikr irú tánàbí ò sallallahu alaihi wa alihi wasallam ò lè jẹ́ bẹ́ẹ̀ irú àwọn tẹ́ mú lọ́dọ̀ majanin àtọ̀dọ̀ àwọn tọ́jọpọ̀ ní kùsùrù aql àwọn tó ṣe pé làákàyè wọ́n kúrú ọ̀dọ̀ wọn lẹ ti múrù àwọn nǹkan báyìí wallahi ìtẹ́bára àwọn nǹkan míì táwọn lè gbé aláwọn ṣe lọ́wọ́ bá ẹ sì mọ̀ sọ fún yín pé ànẹ́bì ò gbọdọ̀ mọ́ ṣe lọ́wọ́ báyìí because kò sí yàtọ̀ láàrin ilé àti wèrè nígbà tí ìbálòsí láìláìlá láà tó wá ń forí gbálẹ̀ káàkiri tí ń fò káàkiri irú láìláìlá láà ò lè yẹn ṣe tí ń jẹ́ kí ẹ mọ̀ forí gbá káàkiri láìláìlá tó ẹkọ́ mọ àdùkọ́lá àṣẹ̀kínà sínú ọkàn wa tó ẹkọ́ mọ ṣe láìláìlá káàkiri wa mọ̀ tútù wọ́n wọ́n fò káàkiri so o ti mọ̀ pàdé ìjànú ti bọ́ lọ́wọ́ sí tó ń ṣe ni so nínú àwọn káàkiri máa ṣe òní atakbir allahu akbar allahu akbar nínú ẹni atahlil la ilaha illallah nínú ẹni atahmid alhamdulillah nínú ẹni atasbih subhanallah wa bihamdihi subhanallah alazim wa siyam azkama gbawe wa kullu al'amali saliha àtàwọn sí ológitá ànàbà mọ́ tó ti wà nínú ṣẹ̀ríà tẹ́lẹ̀ ní nítorí gbogbo ẹsẹ̀ sí olórí nínú ètò kù ní ọjọ́ ọdún onígbé ọdún léyá ó ti dé ó ti wà ní ẹnu ọ̀nà wa báyìí inṣáàlá bí a tó bá jẹ́ kútùbà tó ń bọ̀ wọ́n sàlàyé àwọn ìdájọ́ nípa ọ̀rọ̀ léyá fún wa àmọ́ káńkàn mẹ́nu bá díẹ̀ ń bẹ́ẹ̀ onígbé ẹ̀yìn ọ̀yàwá nínú ẹ̀sìn ọdún ló ń bọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́ọ̀bá that is 13 uh, and 12 13 and 14 of Dhul Hijjah gbogbo ẹsọjọ́ mẹ́rin báyẹn ọjọ́ ọdún ni ọjọ́ tí ẹ̀mọ́ ń jẹun tí ẹ̀mọ́ mú tí ẹ̀mọ́ ń dunú ni ọjọ́ tí ẹ̀mọ́ ń bẹ̀rẹ̀ ilé wò ní afẹ́lọ kí àwọn ìyálágbájá sílé afẹ́lọ sí bá gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn tó jẹ́ àláàlí tó jẹ́ mọ̀bá tẹ́sìn gbà láyé tí èkì ń ṣe àrámù èèyàn máa fi ń ṣe ọdún gbogbo àwọn eré téèyàn lè ṣe tí ò ní mú sí ọlọ́ọ̀bá ìjọ ọdún ni kí dẹ̀ nìdí ìdí ní pàwẹ̀ kí ń sọdún kérésìmesì àìkí ń sọdún new year àìkí ń sọdún easter àìbá wọn sọdún lásù àìbá wọn sọdún ẹ̀yọ̀ àìbá wọn sọdún eégún àìsọ̀sùn òṣogbo àìkí ń sọ yọ́bàdàn àìkí ń ṣe gbogbo ẹ̀ nínú àwọn ọdún rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí wọ́n ń ṣe gbogbo àwọn ọdún ná àtọdún ẹbọ àtọdún àgbákò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọdún táwọn yẹn ń ṣe à ń ṣe kí nìdí ànábì ńlá mọ́lẹ̀ fún wọn sallallahu alaihi wasallam ìpọ́dún méjìlá wa mùsùlùmí ni ànábì wa sọ̀rọ̀ yìí ní síyáàkú tánàbì ráwọn ẹnìkan tí wọ́n ń ṣe ọdún ànábì wa bẹ̀rẹ̀ pé kí lẹ́ ń ṣe ànábì láwọn ń sọdún ni ànábì ni ẹjọ́ yíyan pé ọlọ́run ti kánṣu rẹ̀ ọlọ́run ti wá fọdún méjì rọ́pò fún wa ìtumọ̀ ní pé kò sí ọdún kan tó lé ṣe tó yàtọ̀ sọdún méjì yìí kódà à ń sọdún valentine kódà à ń ẹ ẹ ṣèbọ́dún ọjọ́ bíi tèmi ni irọ́ o èwo ìwọ náà ń pè bẹ́ẹ̀ àwọn ọdún tó ṣe pé tó bá wo ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọn olùṣẹbọ pọ́nbélé rẹ̀ ti mọ̀ sọ fún mi ẹnìkan tí máa ń àzọ́mọ̀ pé ọjọ́ báyìí náà bí mi ìwọ nínú àwọn ànẹ́bí ọlọ́wọ́ ọba ló tẹ̀ mọ́jọ́ tán bí gan ìbá kí bí ọjọ́ tó lágbára ìjọ tó kún tó pàtàkì ni ní ọjọ́ tán bíyàn ni ìjọ tó níwúlò kan tó lágbára kan ni ànábì ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n mọ̀jọ tí wọ́n yóò wá specific ìjọba ìwọ̀n bí wọn ìdí ni pẹ́jọ́ tó wúlò ní ìwọ òsì wúlò jọ ànábì ọlọ́run ọba tọ́mọlọ́gbọ̀n pé kí ni wọ́n wọ́n bí kódà ìjọ tó bí ẹni bọ̀ Muhammad sallallahu alaihi wasallam mukhtalafun fihi ila yawmina hadha kìí ṣe dánu kò lórí ẹ̀ kìí ṣe twelve of rabi la awal nabi anabi ìkókan tara rẹ ni èyí tó súnmọ́ jù gan-an ni pé kìí ṣe twelve of rabi la awal kí láwọn bá káàkiri ọ̀rá lò sí bẹ́ẹ̀ lórí àmọ́ta rẹ̀ ẹ̀mí ṣe bẹ́ẹ̀ dìódá ìmì onílùlù ní pé díje yíkà kò rání jọun yí sì pàwà láàfà yí sì pẹ̀rẹ́ gbogbo ẹ̀ náà nǹkan nǹkan ní àfọ́dún sí bẹ́ẹ̀tìdè náà ni kò sí tán pẹ̀pẹ̀ wallahi ọ̀dọ̀ àwọn roman ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ pọ́nbélé ló ti rí kódò lè rí ọ̀dọ̀ àwọn umam láwọn tó ṣe pé Ọlọ́run bá fún ní rìsálà before ò lè rí lọ́dọ̀ àdébì olùyọ́ ọ̀dà nàbí Isa ọ̀dà nàbí Yakub ọ̀dà nàbí Nuh ẹni gbọdọ̀ òun jíṣẹ́ ọlọ́run ọba kàn sí tó wá rántí péjọ kan báyìí mọ̀nà bí mi ó wá ní pàtàkì àbíjọ kan báyìí ní lágbájá kú àwa ń yẹ yòókù padà ó ti wà ń ṣe one year remembrance lágbájá ti lágbájá kú injo rawon sahaba kan sai wani yadda ga zanen muhammad sallallahu alaihi wasallam wa khairul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam eh ma yawa ni nuesin elo mau imana tifin da ju se wallahi mana annabi sallallahu alaihi wasallam gbogbo mọ̀nà tẹ́ ń tẹ̀lé ìmọ̀nà àwọn ẹlẹ́bọ̀lẹ̀ ń tẹ̀lé ẹ̀ tẹ̀lé tà nàbí náà sallallahu alaihi wasallam kí ní pẹ̀lú ìmọ̀ tẹ̀lé mọ̀nà nàbí oníkẹ́ sánàbí mọ̀ ń ṣe kíní kìí ṣe fílẹ̀ sánàbí anábí sì mọ̀ kó ṣe kò sì ṣe fílẹ̀ lókù kí ló ń wá káàkiri mọ́ ẹ̀yìn yàwá nínú ẹ̀sìn èyí tó kù oníkàṣe kí ni o àwọn ọ̀rọ̀ ìsítí díẹ̀ fún àwọn èèyàn wọ́n kọ̀ lọ mọ̀ lóní o wọ́n kọ̀ ah, lọ mọ̀ á mẹ́ka fáyín wá mẹ́dínà ìlú ànẹ́bí o òyìn tẹ́kà lọ sí náà nù ó ti tẹ́ ẹlòmíì sí èyí tí ò lè ka fáti alẹ́ ní ó máa kárì fẹ́ kó ṣe hajj èyí tí ò lè ka kúlù hú Allah ka kún fún Allah so ni ó mọ̀ pé ẹkún dé hajj tábà dé bí ní ọ̀yẹ́ ká ṣe báyìí tálẹ́bí bá à waste eight million à waste ten million bẹ́ẹ̀ là ń waste gbogbo ẹ lọ òun lọ sí àjì kò sí kákan alẹ́kọ̀ọ́ àwọn àfọ́ gbowó níbẹ̀ báyìí ibi táwọn afá tó ti máa ń jẹun jù lásìkò táwọn ayé tó lọ báyìí ilẹ̀ mímọ́ lẹ́wà yóò owó tẹ bá filẹ̀ ní ìsìn wọn kọ̀kọ́ gbowó gbowó gbowó gbowó lọ́wọ́ àwọn ẹ̀yà wọn kò sì sí ṣé àtúwọ̀ kọ́ ẹ̀yẹn abẹ́dẹ̀ àwọn oníkọ́ wọn kẹ̀kẹ́ kí ẹ̀ tí ẹ̀kọ́ àwọn ẹ̀yà wípé tẹ́bádé muslim ní fọwọ́n tẹ́sẹ̀ ni ó tẹ́bádé mìíràn ní tẹ́sẹ̀ ni ó tẹ́bádé kíní ó tẹ́bádé kíní ó kò sí kẹ̀kẹ́ kákan máa gbowó ìmí ti lu àsàlátù ó ti lo bí 80 years kò mọ̀ nǹkan àtàlẹ́yà o ilẹ̀ yóò mìíràn hàdà àìmọ̀kan ló tún gbé lọ sí hajj o sẹ́rù bí àìmọ̀kan náà fi ń sí ẹ̀sìn islam ni kí ló tàn tẹ̀ra wọn sẹ́rù bí ẹ̀sìn islam jẹ́ bí christianity ni christianity ìṣẹ̀bọ́kàn ronú ni ẹlòmíọ̀kàn dé yọ̀kàn ní pé ayíká mọ́ṣẹ́ sunday school o lè ronú sí ah ẹmọ lè kàlẹ́ ní pé ọjọ́ tuesday kákan mo kàlẹ́ ronú kí n gbé anything kalẹ̀ islam abadan o lè ronú anything ó gbọ́dọ̀ mọ́ ọkọ̀ ìyẹ́dẹ̀ pẹ̀lú tánàbí bá mọ́ ní sallallahu alaihi wasallam ẹlòmíì ó lọ sí hajj ibẹ̀ náà ló ti fẹsẹ̀ ta gbogbo tó sínú kí nìdí gbogbo àwọn àyè àyè ah ibi tá pa kíníkan sí ni ah alọ́sọ́rọ̀ kíní o ẹlòmí ò débi àwọn sàárè báyìí mọ̀ fi ẹgbọ́n sàárè padà ní tí ẹ bá ń ṣe dawlatu tawhid àsọ̀rọ̀díyà tọ́lọ̀ fi tọ́lọ̀ sáàmù pẹ̀lú tawhid tó ma mójútó sàárẹ́ ànẹ́bà muhammad sallallahu alaihi wasallam ẹ madúrú ẹbọ́ tó ma ń se níbi sàárẹ́ ànẹ́bì tẹ́lẹ̀ ni àyọ́ àwọn fọ́tò tó fi ẹ̀mí sí yamal kiyama ó tí mọ́ tó kó sí anábì ní inna ashadda an-nasi adhaban ní yamal kiyama al-musawwirun àwọn tí wọ́n jẹ ìyà tó lágbára jù ní yamal kiyama àwọn tí wọ́n máa ń ya àwòrán ni ọlọ́run mọ̀ sọ fún ẹ pé ẹ máa fi ẹ̀mí sí ń tẹ́ dá yẹn ẹ máa fi sí lára al-mudahuna khalqallah ẹ̀ ń kọ́ ṣe ẹ̀dá ọlọ́run mò ń ṣàdúrà ó yẹ mọ́ yàmí ó yẹ mọ́ yàmí yóò wá sẹ́jọ̀ sílé ẹlòmí dé hajj intẹ́pọ̀pọ̀ ti bẹ̀rẹ̀ hajj báyìí status ó mọ̀ fún lọ ni àti ya fọ́tò káàkiri sí ẹ lọ ṣe ìbádà ní abẹ́ lọ ṣe fọ́tò gallery èwo lẹ́ lọ ṣe ní méjèèjì èwo la lọ ń ṣe ní hajj gẹ́gẹ́ ní méjèèjì náà sá lọ ń ṣe lóhun lódodo ni a lọ ń ṣe hajj tí anabi ni a ṣe ni sallallahu alayhi wa sallam àbá lọ mọ̀lú a sì lọ ń kàn lọ ya fọ́tò kàn máa jẹun máa rìn káàkiri allahu akbar ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́ bá wù wọ́n ẹjẹ́ ká mọ̀ wípé inú láha tọ́yébọ̀ nù láyé tọ́wọ́ ilá tẹ́yíbà ọlọ́wọ́ bá tó mọ́ ni kò ní gba ìbádà kan lọ́wọ́ ìbádà tó bá mọ́ èyí tá fi gbẹ̀yìn òun náà ni ẹ̀sẹ̀ àfáà mùsùlùmí ẹ̀yẹ̀ mọ̀ yáwa nínú ẹ̀sìn ẹjẹ́ ká ṣe gbọ́dà sọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dọ́ wa ìtẹ̀lé ọlọ́wọ́ bá ló ń gbọ́ ariwo lójoojúmọ́ ọlọ́run ìtẹ̀lé ànẹ́bì ìtẹ̀lé ọlọ́run ìtẹ̀lé ànẹ́bì ìjọ olódélé tó ronú sí rí pé òótọ́ ni kìíní ìfa kí la wá sí láyé tí ìbá ṣe káwá jọ́sìn fọ́lọ́ ọba bó láti jọ́sìn sí bá níbi ni ó kọ́ wa sallallahu alaihi wa sallam ẹ jẹ́ ká jẹ́ àbọ̀dá ìtìbá wa fún ọlọ́ọ̀bá tàníbà muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú bó gbogbo ń tàbà sí láyé signature ọlọ́wọ́ àti tàníbì bóò láṣe jẹun bóò láṣe wọnú ilé bóò láṣe wọnú ibi ibi táti ṣe ìgbọ̀nsẹ̀ gbogbo tí àti ẹ̀lẹ́ ẹbárò Ibn Qayyim rahimahullah wọ́n sàlàyé fún wáyé pé ìbájẹ́ kí bíyà ń tẹ̀lé àmì Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo nǹkan kò ní sí wàhálà kan báyìí táwọn gbótù láwọn mùsùlùmí a ní ní públẹ̀mù ẹ̀rọ kan báyìí a máa fẹ́ tẹ̀lé àmì Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká wá bí ọmọ ọba subhanahu ayyamun ma'dudat ayyamun qalilat àwọn ọjọ́ tó kéré àwọn ọjọ́ tó lóǹkà ní ọ̀pọ̀lọpọ̀ wa bóyá ọlọ́run nìkan ló mọ̀ bóyá ti lu ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gan nínú ayé wa èyàn tó kù lọ́la ń bẹnu wa bóyá mà èyàn tó kù lọ́sẹ̀ tó ń bọ̀ wá ń bẹnu wa bóyá mà Allahu Akbar gbogbo wa sì ń gbélé ayé pípé kò sí nǹkankan anytime amjad Allah subhanahu wa ta'ala kó fún jẹ́ nìkan kan wọn Allahumma a'izzal islam wal وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المستضعفين المجاهدين في سبيل الله اللهم إنا نسألك الهداية للمسلمين جميعا اللهم رد المسلمين إلى دينهم ردا جميلا اللهم رد المسلمين إلى دينهم ردا جميلا اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك فأقول ما تسمعون وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك